الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتب النبوة محمد صلى الله عليه وآله وسلم so an tẹ̀síwájú lórí ọ̀rọ̀ as-salah wani wa thubutuha jaa fil kitabi was sunnati wa ijma'il muslimin فهي مما علم وجوبه من الدين بالضرورة فجاحدها كافر wọ́n ní ṣe rí ìrun ká máa kírun ó rìnlẹ̀ pẹ̀lú tírà ọlọ́ọ̀bá ó rìnlẹ̀ pẹ̀lú súnnà nábì Muhammad sallallahu alaihi wasallam kódà ó rìnlẹ̀ pẹ̀lú ìjìmá àpánupọ̀ àwọn mùsùlùmí ilé ìsì ni jíjẹ́ ọ̀rìnyàn rẹ̀ ó jẹ́ tí a mọ̀ nínú Islam bí dọ̀rúrọ̀ by necessity wọn la ń sàlàyé fún àwọn lánàá wípé ó láwọn kí ní ìkà tó ṣe pé ma'lumun min ad-din bid-darura a mọ̀ wọ́n nínú ẹ̀sìn by necessity like necessarily kò sí ìtumọ̀ ní pé mímọ̀ rẹ̀ ó fọ́n ká dé wípé kò sẹ́nibọ̀dì tí ó má bí kí ẹni pé na fi ní pé wajahiduha fajahiduha kafirun in tó sì wà nínú ẹ̀sìn general principle ni pé in tó bá ti wà ma'lumun min ad-din bid-darura in ta bá ti by default by necessity èyàn tó bá lè takò kí níyẹn kèfèrí ni kò síyè méjì ń bẹ̀ kò síyè méjì ń bẹ̀ nẹ́fì ma ń sọ wípé ní ìsinmi akẹ́nìkan wádé kọ́ ní sọ̀látù kìí sọ̀rọ̀ yẹn kódà tó bá wù olùdí kí kò síyè méjì pẹ́ nìyẹ kìí ṣe mùsùlùmí because ibo ló ti rí pé kìí ṣe ọ̀rọ̀ yẹn gangan ilé kìí sọ̀rọ̀ tó ṣe pé ẹyin ọ̀rọ̀ àwọn àfá wọ́n bẹ̀ ma'lumun ọmọ yìí munafiki lẹ́ni yìí kìí ṣe mùsùlùmí kí ni díà ó níwẹ̀ ń sọ̀rọ̀ yẹn ìrun tí gbogbo wa ó kéwò mọ́kéwò gbogbo àmọ̀pọ̀ ọ̀rọ̀ ni ó wọ́pọ̀ bẹ́ẹ̀ bí ní ó yẹ́kàn àfáà máa ń list náà máa pé nínú ẹni kíyàn tako wípé Abubakar kọ́ ní bẹ nínú ihò nínú kéfì yẹn pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà lẹ́ni tó bá ni tó bá ni wípé ó wà well ẹni ò sí àánú sàárè èyàn tó bá lè takò yàtọ̀ ipé ìyàwó ẹnu sàárè kèfèrí ní kèkí ṣe mùsùlùmí kéyàn ní pé kò sí ìsọ̀rọ̀ wà mẹ́rọ̀d ànábì ò sí kankan yọ́rọ́ ni gbogbo àwọn kíní tó ṣe pé a mọ̀ nínú ẹ̀sìn by necessity bí kéyàn takò pípadà wà ànábì Ìsá in tó rinlẹ̀ fòbútù hú wà mọ́ nínà dín bí dọ̀wọ́rọ̀ ni ìgbà yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtakò àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ báyìí ènìyàn lè jẹ́ mùsùlùmí yóò yà jẹ́ mùnáfikí eléyìí òun ni general principle general principle ni ṣẹ́rí màálùmù nínú dín bí dọ̀wọ́rọ́ ó wá lè yàtọ̀ láwọn agbègbè ságbègbè agbègbè tún gbọ́rin náà yìí ó lè yàtọ̀ láwọn agbègbè ságbègbè ó láwọn nǹkan tó ṣe pé gbogbo àwùjọ mùsùlùmí tó bá lọ màálùmù nínú dín bí dọ̀wọ́rọ́ láwọn kò sẹ́nìkan tí ó máa ó sì láwọn nǹkan mí tó ṣe pé àwọn gbòmí lè mọ́ mọ́ àwọn kan lè mọ́ dí tó bẹ́sìn ti ṣe lágbára tó láwọn àyè kan níbi ìbẹ̀wọ̀n ma'lúmi min ad-din tó bá lè ṣe bẹ́ẹ̀ <laughs> yóò kó mi islam whereas that same thing o lè wà nílùú mi níbẹ̀ tí wọ́n wọ́n ti ẹ̀dá kankan mọ́ wọ́n so lọ́dọ̀ tí wọ́n bóyá nǹkan máa tẹ́ ìbá ṣe bẹ́ẹ̀ dídò pé ìmọ̀ rẹ̀ fọ́nká ni èèyàn ní jẹ́ kéfèrè ìtumọ̀ ní pé islam fàyè gbà kí nǹkan ti wà popular ó wá dé ó ó wà takò kí ní ẹ̀ káwùnù pa nígbà Muhammad sallallahu alaihi wasallam wọn èkí ń so ń zìnà wọn yí so ń ranù wọn yí sálágbèrè yí tààmà nínú ẹ̀sìn bí dọ̀wúrọ́ ni èyàn tó bá sọ khilafu dáadí fọ́wà káfẹ́ ẹwà wọn mọ́rẹ́ dáradá ká tí ń sọ̀rọ̀ ń jò ní tí ń sọ pánàbí ń gbé ṣúgámà ànẹ́bí ń yẹ̀yẹ́ ni àkọ́kọ́nù ẹ̀kejì ìfi ìbá àdálà ìtọwọ́bọ̀ trustworthiness ànábì ká fọwọ́ kan ìjẹ́ ẹni rẹ̀ ànábì ìṣe gbáralé ànábì sáàsì lè gbáralé ànábì báyìí tí ní ṣúgá mami sáà lè gbáralé báyìí kúfùrù tún lè níwájú mi kúfùrù mi tún lè yùn nínú ẹ̀ ni pé in time by necessity mo ní pé o lè máa gbé ṣúgá ànábì ò sí a máa gbé mami àwọn ànábì Ọlọ́run kọ́ ma'sumun min al-wuqu' fil kaba'ir àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n protect wọn kò níbi kan kó sínú ẹ̀ṣẹ̀ ńlá fa kayfa ta'ti anta as-safih wal mulhid ìwọ òpònú kan tó mọ̀ tó ń ṣe ó ṣe wá dé ó wà mọ́ sọ pá nàbì sallallahu alaihi wasallam ànábì gan ní ṣúgá ìyàwó ànẹ́bì ní Khadija kìí ṣe ṣúgá mọ́ mi so àwọn kí ní ìlúgbà tí ìbá fẹ́ takò àwọn nǹkan tó wà nínú ẹ̀sìn o tààmọ́ o bí dọ̀rúrọ́ ni wọ́n ni wà tàríkù ha tahawunan wa kasalan ikhtalafa al-ulama fi wà báyìí wájú mi èmi ò ní kírun èmi ò ń kírun ah ojú ma ń wo mí ní ìmọ́ tí ma ń ṣe mí tó bá ti dásùkò ohun kí ní kankan ma ń so mí mọ́lẹ̀ túnù wájú méjì sẹ́rí wájú alákọ̀ọ́kọ́ kò sí è méjì pé kéfèrí lẹ́ni pé èmi ò ní kírun ìdí ni wípé kí ń sọ̀rọ̀ yà ẹ mọ̀ kírun nínú àwọn mọ̀ jìzáàtì àwọn ah wọ́n lè mi kírùn ó rí náà rí pé mọ́kà mọ́ tí ń kírùn èmi ò rí náà rí wọn ò sì rán wa ká ma túnkùn àwọn èèyàn in tó bá ṣe láfihàn so wọ́n ní kírùn wọ́n fi ma sọ nípa mújíza ìkanú àwọn wèrè wọ́n ni yóò pè wọn mọ́sálásí o yóò pè wọn kò sí ní kírùn fúnra wọn náà ma ń sọ wallahi fúnra náà ma ń sọ kò sí ní kọ́dà yẹ́jọ̀ kò sí tàbí àwọn sì bá kírùn kò sí ní bá wọn kírùn wòlíì ni wòlíì ẹ̀ ń kírùn

ọlọ́mọ sánú wá ní ẹ̀sìn islam yìí fa so yẹ bá so àwọn ilé nǹkan okùn fún ìyá àti láwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ tó ṣe pé òun mọ̀ pé ọ̀rẹ́ yẹn ni wọ́n kódò fẹ́ kí àmọ́ ń kọ́lẹ̀ ibẹ̀ ni khilafi ṣẹlẹ̀ ibẹ̀ nínú àwọn olùmọ̀ tán ni wípé irú ẹni yìí báyìí kọ́ kúfùrù lẹ́ni ẹ̀ náà kó sí ẹ wà kúfùrù àwọn apákan tọ́ ìfanú àwọn olùmọ̀ àwọn ní pé ah, kúfù lẹ́ni kó sí lóòtọ́ àmọ́ kúfù amali ni la yukhrijuhu min al-islam kò yọ́kùn ní islam oníkálùkù sí láwọn òjò èyí tó correct lákọ́kọ́ pé ìdílú ikú àti láwọn ẹ̀rí tó wá sọ̀rọ̀ rọ́hà anábi ni al'ahadu alladhi baynana wa baynakum as-salah man tarakaha kafar anábi ni àdéhùn tèmi àti ìjọ ní ó nìrún ẹni tó bá gbé ìhun jù sílẹ̀ ànẹ́bì ló ti ṣe kèfèrí ṣé kúfùrù tó wá sí ẹ ṣé kúfùrù àmàlí ni àbí kúfùrù àásílì ibi tí wà láwà wánu ànẹ́bì wá lámọ́lẹ̀ nínú àbúrà yá ti mú ṣe kàlàbárí wánu sí sátù sàhíhà wọn yíké man taraka al-asr muta'ammidan fahuwa tó bá ilé fi wọn àlásàrì lẹ̀ tó kí ẹ̀kí ṣe mùsùlùmí o kí wá ní súrọ̀ tàríkù sọ́lá kí ní súrọ̀ pín yẹ fi ìrún lẹ̀ gánà àwọn olùgbẹ́ tó sàlàyé wọ́n ní kíyàn bá lè fi ìrún kan lẹ̀ ṣégun Uthaymin rahimahullah wọ́n ní o fi rúrì lẹ̀ mẹ́sàlání àsìkò àsìrì wá dé ó sì kí rúrì àsìkò òkí kí pọ́n ṣe kàkàwò wọ́lá àánú ọ̀pọ̀lọpọ̀ yàmàlì kìí àmà olùlé gan o ẹwà àwọn èèyàn tó ṣe pé wọ́n lọ wo bọ́ọ̀lù fa àwọn èbó tí mo fẹ́ kẹ́ sí láwọn tẹ́lẹ̀ wọ́n ti wá bá yín tó wọ́n ni triple show ni wọ́n ti lè bẹ̀rẹ̀ before magrib kò magrib kò ní kí ìṣà ó ti lè kọ́kọ́ lọ wo kíní kan league mi ó ti lè bẹ̀rẹ̀ yín o ẹ dákun láti tírí o'clock ó sì wo bọ́ọ̀lù ó 10 o'clock ìgbà mímọ̀ wọ 11 tó gán bá ní ẹ́sìnkámà tí máa ti bá gbomi mú yóò wà di alẹ́ yóò wà lọ mọ́ sí àlà àlà àlà àlà àlà àlà àlà bígbà tó bíwà ọba pè ní wàláhì bígbà tí yàn bá mú ọlọ́ọ̀bá lérè ní ìsìn bígbà tí yàn bá ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ pẹ̀lọ́run mọ̀mọ̀ pọ̀ tútù mọ̀mọ̀ pọ̀ kò sí tó ṣe fún mi dáhùn bígbà tí yàn bá ń fi ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ ni a sì wá lọ àlà àlà àlà àlà àlà àlà àlà àlà àlà ọlọ́nà ní òsìn o tẹ́nì kan bá wùwà ìlẹ́kọ̀ọ́ sí nínú àwọn mànẹ́bí adama yóò wà máa bínú o respect mi sí wọ́n respect ọlọ́run wọ́n tó ní wọ́n respect rẹ̀ pá ọmọ yìí bàjẹ́ gan wọ́n bó ṣe ń bá mi sọ sí wọ́n ọlọ́ọ̀ba tó yẹ kí gbogbo wa pọ́nlé sí wọ́n pọ́nlé o pọ́n Ronaldo àti Messi lè jọ ọlọ́ọ̀ba lọ ó pọ́n Ronaldo kódò nífẹ̀ẹ́ Messi àti Ronaldo bí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam because in tí ìbá nífẹ̀ẹ́ tí ẹ̀lẹ́ mọ́ ń gbé síwájú

wa yad'unaha wa yad'unaha ahyanan ẹ̀rí pé gbà mí wọ́n kírun ìgbà mí wọ́n agbèjù sílẹ̀ fa haulahi fihim iman wa nifaq ibi tèmí aláwọ̀ lè imani ń bẹnu wọn ó léwu tán bá ní pé nifakun bẹnu ọkàn yẹn wà tánàbí láwọn ni wọ́n wà nísàlẹ̀ pátápátá nù náà wọ́n ni á ah, lóòtọ́ imani sí sẹ́kùlá rẹ̀ àmọ́ ìfàkín bẹnu ọkàn rẹ̀ wọn wa tajri alayhim ahkamul islamu zahira àwọn ìdájọ́ ìsìláàmù tó hàn tọ́ àmà ló fún wọn fil mawarith níbi ogún pínpín tọ́ nísàmọ́ kí ìrìnlẹ̀ kọ̀ọ̀kan tọ́ ápín ogun ka abdullahi bin obey fali'an tẹ́jìrì aláhàúláì aulawa ahọ̀rọ̀ wọ́n ní ìdí ni wípé intan sọ ní pé intan fẹ́fẹ́ ìsàlẹ̀ fún ni pé tọ́ èyàn lè mọ́lẹ̀ pẹ̀yàn kẹfẹ́ rí báwọn straight lórí pé àti pé ìwọ̀n mọ́ kí ìrẹ́ kọ̀kan àbí tọ́ àfilẹ̀ àmọ́kámọ̀ pẹ̀ ní nǹkan o

ẹkàn lọ dá ìpẹ̀ gbóǹbì kan bí ẹ táwọn tí a ti fi rí bá wà ẹfún ẹbùn wọn abùn ilókùn ẹmẹgbẹ́ lọ àmọ́ pẹ́wàá sí sọ́dọ̀ mùsùlùmí ò láà ẹ̀ sí lè kírùn sí lára kí ni dí lè annahu tariku sọ́lá hatal juma káàtẹ̀ ní tí wọ́n mọ́ ń kí juma a lò sẹ́rí ní wọ́n mọ́ ń kírù lẹ́kọ̀ọ̀kan ẹmọ tí ó ṣẹlẹ̀ sí ni yamal kiyama o ayé ni o lọ́dọ̀ tí wà islam àzọ́hìrọ̀ àwọn òfin ìsìláàmù tọ́ kápín ogún ni kákírin sí lára ni káwẹ̀ ni káṣe gbogbo ẹni alóyún fún àmẹ́sẹ̀tù ẹni pé lọ́dọ̀ Ọlọ́run mùsùlùmí ni à èyún lọ̀rọ̀ wà ń bẹ o tọ́ àwọn nílàmọ́lẹ̀ à nílàmọ́lẹ̀ á filẹ̀ tó bá dọ́dọ̀ lọ́ọ̀ba àmọ́ ó súnmọ́ kó mọ́ bọ̀n wájú Ọlọ́run subhanahu wa ta'ala ìdí ni wípé tí ìmánì bá ń bẹ lára rẹ tí nífàkì bá ń bẹ lára rẹ bóòlù sí mọ́ gbọ́ hayya ala salah ó sì wọ́n bí ti ń plé ọpán àti ayò ó sì ń plé chelsea àbó ń ta náírà bẹ̀ẹ̀tì àbó ń wo fíìmù àbó ń ṣe kíní kan ó sì ń gbọ́ tán pè run wọ́n ní ẹwà sí lọ́ọba ó sì ọkàn rẹ̀ sì ti wá di dá ó ti di tó ti gbajúmọ̀ Allahu akbar àbíọ́lọ́ bá subhanahu wa ta'ala kó sọ wa kó níbi nífàkù hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh